alhamdulillah kuma salatu wasalam ala rasulillah wa ala alihi wa ashabihi wa man tabi'ahu bi ihsan ila yawmiddin adúpẹ́ fún Ọlọ́run ba subhanahu wa ta'ala atoro alikun kí a ti ge fún Ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam so ni o dan pé second section yìí àwọn kan tí a kàn mú inshallah ọ̀nà ni àwọn uh, continuation àwọn uh, yòókù nam ká kàn mú example wa fún ọ̀rọ̀ tẹ̀míyà àwọn kan tó ń tọ́ka lórí pé dòktórù ńkọ́ o wọ́n kìkì lọ síbi tẹ̀míyà nínú ẹ̀ wọ́n ní wípé ọ̀rọ̀ tí wọ́n sọ nípa Said Shitu and then ọ̀rọ̀ tí wọ́n sọ nípa Afa Imran Eleha so méje ni a kàn ṣe tààlíkì lé ní orí náà Mm. Eh, eh, mo sára wò pé ah, àwọn tí mo rí ọjọ́ nam so àkọ́kọ́ ni pé ẹ jẹ́ ká kọ́gbọ́n kẹ́ tí wọ́n sọ nípa àfáìmọ́ nílẹ̀ àkọ́kọ́ ni pé gbogbo ọkọ́ mọ́ ìtàn pè ní àfáìmọ́ nílẹ̀ àwọn ni wọ́n jáde mọ̀ àkẹrọn tí wọ́n sọ̀rọ̀ nípa àwọn àfá tí wọ́n lálà sí àwọn Sheikh Rabi al-Madkhali Rabi ọmọ Madi Ali àmọ́nù ọmọ Jami so àwọn ni wọ́n ti gbajúmọ̀ so gbogbo everybody ti mọ̀ pé kódà fún àwọn náà sọ pé àwọn òṣèṣún náà àwọn sọ pá àmì ah, ò ṣe so wọ́n nípa wọn ò ṣe so àwọn adẹ́mọ̀ pé ṣékọ̀ọ́ bí orí súnnà ni wọ́n wà ó sì lọ́wọ́n ò ṣe so adẹ̀ tún rí gba ah, àwọn tàtún bá ṣe náà àwọn ẹlẹ́gbẹ́ ní gbogbo ẹgbẹ́lẹ̀ mi bá ṣe kọ̀ríbù gbogbo wọn bá ṣe gbogbo ẹgbẹ́ àfá àgbáyé lè mi àyà wọn sì fẹ̀ so <laughs> ẹnìkan tí ní àyà yẹn gbọdọ̀ fẹ̀ ó gbọdọ̀ fẹ̀ níbi pé yóò lè gba gbogbo ìgbàkúgbà sára so èyàn mọ̀ kí àfá yìí ń kọ́ ó dájú gbangba-gbangba pé wọn ò sí lórí manhaj àwọn sálàf nítorí lọ́dọ̀ tí wọn manhaj àwọn sálàf òun lè tán dálẹ̀ ní 1990 nítorí tí Sheikh Rabi wà lórí onílẹ̀ Ibn Baz wà lórí Ibn Taymiyyah wọn bẹ padà sọ́dọ̀ Ibn Taymiyyah padà sókè lókè lọ́nà àwọn agbẹ́ ìtàwọn ṣe gangan ni ah, kò bá súnnà mu so bóòlù yóò ṣe tún máa ṣe iye méjì lórí pé ẹni yìí ń kọ́ o kì í tún ṣe ní súnnà ma so dákẹ̀bá ń pẹ́rọ Dr. Frodin yẹ kí agbọ́ ẹsùn mpm mórí kan ẹ̀kẹta mọ́rọ́mọ ya wa tó ń ṣètò náà ọmọ ya ti ń ṣètò kí tó ń bí díà lọ́dọ̀ tèmi kọ́ ọgbọ́ bá ń kó tún gbọ́ ó ń ṣe mistake ni tó ń yọ ọba ọ̀ torí pé lómi tẹ́ ẹ̀ bá ṣe correction fẹ́ nìkan wọ́n ti túmọ̀ ẹ̀ sí kíni ọ́ ti bàjá ẹ̀rọ ìsúmọ́ni àti sára fìlẹ̀ ó dìgbà tọ́ba tó tọ́ba torí pé àwọn ẹ ń bá rìn ní kóbá ìpìlẹ̀ rẹ̀ dáa tẹ́lẹ̀ ìtafẹ́ gbogbo ọ́sà ti gbọ́ ẹ̀dàkùnrin ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ lẹ́gẹ̀ẹ́sì ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀fẹ́ lẹ́gẹ̀ẹ́sì ẹ̀ta wọ́n ní kí n wọ ìwẹ̀ ah, mo sáà wò pé ah, àwọn tí mo ọmọ ya ti ń ṣètò kí tó ń bí díà lọ́dọ̀ tèmi kọ́gbọ́ bá kó tó gbọ́ ó ń ṣe mistake ni tó ń yọ bá torí pé lómi tí a bá ṣe correction fẹ́ nìkan wọ́n ti túmọ̀ ẹ̀sìn kí ọ ti bàjá ìsìnmọ́nì àti sára fìlẹ̀ ó dìgbà tọ́ba tó tọ́ba torí pé àwọn tí ń bá rìn ní kóbá ìpìlẹ̀ rẹ̀ dá tẹ́lẹ̀tẹ́lẹ̀. naam so oh, naam so emmanuel mo fi pé ó clear báyẹn kẹtí wọ́n sọ èyàn tí wọ́n sọ̀rọ̀ ń parí bí òun náà ni àfáìmọ̀rán ẹlẹ́à tó clear gbangbagbangba wíkí wòkí ń so ní sunnah wọn ò dẹ̀ sí lójú àwọn sálàfù àti ilé kìí sọ̀rọ̀ tó pé ẹ̀ṣẹ̀ tó máa bára yẹn jà sí tàṣẹ̀ tó wá máa ṣe dídí odidi sí ìsìlé lórí reason tí wọ́n kìí fi ń so ní súnnà nígbà tí èèyàn jáde tó bá ń tó sì declare rẹ̀ free bound bóòdì ó sì tó wá máa ṣe wọ́n tó wá sí ah, Allahu Akbar àwọn ọ̀rọ̀ yìí máa fẹ́ bí ọ̀nà gbà mí pé kí ni tí mo gbólé àwa ni pé ọmọ ìyá àwọn yìí ń kọ́ àwọn ògbà lónìí bídíà oní ṣe súnà ká máa sàdúwà fún àwọn Sufi Ahmada Tijani ìkanú àwọn ẹni rí Ahmada Tijani ṣe súnà náà nù hmm, ṣe súnà nẹ́bì lẹ́lẹ̀ yìí náà súnà nẹ́bì kí náà pé ọkọ̀ ilé Tajul Adabi tó yóò kódà àwọn mílù àwọn Sufi gan ká fara rẹ̀ wọ́n ní kéfèrí ni wọ́n fi ṣẹ́dà sí fáwọn wọ́n ní kéfèrí ni so afá yìí ni ìjòkó kan ìjòkó ìgbẹ̀yìn Ramadan ìlú ráfà súnà tí ma ṣe ìjòkó bí special ìjòkó Ramadan lẹ́yìn ti tọ́dún iná wọ́n wá kó lístì ókọ̀ àwọn àfún ìbídíà ókọ̀ lístì igun bí àwọn sàdàbùgbẹ̀rẹ̀ ọ̀kan kíyànjẹ́kan àfá kíyànjẹ́kan àwọn sùfí yùn àṣàrí yùn àwọn tó ṣe pé wọ́n jẹ́ sùfí gidigidi gẹ́gẹ́ àfá lámọ̀gbà kó ní bídíà ni wọ́n ìyẹn àtàkà àwọn àfá súnnà Dr. Fadil irdu àwọn àfáà súnmọ́ òjò wọn lójú náà wallahi tí irdu àwọn àfáà bá jọ wọn lójú ni tí ìjọmọ̀ tí wọ́n sí ilé ayé nígbàtí wọ́n àtàkì Sheikh Rabi bin Hadi al-Madkhali tí wọ́n sí ní orí orí ẹ̀pẹ̀ nígbàtí wọ́n àtàkì Sheikh Muhammad Aman al-Jami Rabi ọmọ Madi Ali sẹ́yìn ò sí láyé ngbà yẹn ni ẹ̀ sí láyé ngbà tó lọ ń wé láwà ní fáwọn TMC sóní súnnà lèyùn ẹ̀ sí láyé nígbà tó lọ ń ṣe program fún nesfati mufti ẹ̀hẹ́ àwọn àti mufti ẹ́ mufti olójú olójú mẹ́rìndínlógún àbí kílẹ̀ ń pè mufti tẹ́ni kí ẹmọ lójú mẹ́lú mẹ́rìndínlógún kí ẹmọ sí gbá kí ẹmọ tán pẹ̀pẹ̀ lọ sí bí ẹbọ súfì tán tún nà sọfáwà lè marwata dájúdájú bàbá dáma àti bàbá kàmẹ́lì min ṣàáyírí lá nínú àwọn àmì ọlọ́ọ̀bá ló wà àmọ́ hajjá lè bẹ́ ìtàwé ìtàmàrà ẹni tó bá lọ ságége àbí tó bá wá sí lọ́rin fala junaha alayhi an yatawafa bihima kò sí wàhálà ó lè ṣe tàwáfù sàárì àmẹ́jèjì èyàn tó ní tán praise ìwé èyàn báyìí tán ní tàgbàǹgbà tán ní oníbídí àtàgbàǹgbà ṣe ó tó ń dùkà ó dùn mẹ́ta ìbálẹ́ṣọ́ àbá mú kí ó tún dùn ipẹ́ nìkan ọlọ́run sẹ́fù rẹ̀ kò rí bí gbọ́ ànà bó lè ṣe afẹ́jọ́ ládùú ìjòkó àwọn àlàyé usulu sunna usulu sunna usulu sunna usulu sunna usulu sunna kódà èyàn tó bá gbọ́ díẹ̀ yẹnu usulu sunna kò rí ìdíkẹ́sì àmọ́ sọ fún pé àfẹ́ ilẹ̀ àwò kò sí lórí manhaja wa salaf kò dẹ̀ sí lórí sunna nabi muhammad sallallahu alaihi wasallam orí bídíà ni wọ́n wà náà ti ń sẹ̀mí ilé ní in tó kílẹ̀ ní tí ò pamọ́ afáàláwò pé nínú tẹ̀mí ẹ̀ tí wọ́n sọ nù ní ìsinmi ẹmọ̀ wo wọ́n ti pàṣì tẹ̀mí ẹ̀ sára ọmọ kéwòó àmọ́ kéhùn náà ní gba ẹlẹ́yà ló ní bídíà báyìí nítorí àwọn tí àwọn ọmọ kéhùn bí gbà tí ẹ̀bá kan tẹ̀lé afá gọ́ọ̀gọ́ọ̀gọ́ bí àgùntàn ni in most cases wọ́lá báyẹ̀ ṣe ṣe ní ẹ̀wọ̀ kódà white ní kíní yóò afá ní red ni ah no red náà ṣe fíkẹ́ lèmi náà mọ́ sọ tẹ́lẹ̀ afá tún wọ́n lèké blue ni ah no blue ni ṣe bó ní red ní lẹ́ẹ̀kan ni eh no blue ni mo ṣe mo ṣe mo ṣe mistake kódà ẹlòmíì ó pè rẹ̀ kó bà dá ara rẹ̀ àbí kó

elémọ́ tẹ̀blík elémọ́ ẹlẹ́gbẹ́ elémọ́ ìkwáni elémọ́ kínà kìnìkan oníkálùkù elé transformer làwọn tí wọ́n bá wọn pín àwọn èèyàn síbi la làkàkiri ni oníkálùkù wà padà wá end up oníkálùkù wà wọ́gá rẹ̀gbà ibi tí mo ti ń bọ̀ 5 years ago tí mo fẹ́ bẹ̀rẹ̀ súnnà ibẹ̀ náà mo padà wá padà sí yìí ẹ̀mí náà kọ́yìn padà amúdá ti já ní ẹni rí bóò ní amúdá ti jẹ́ ní ìsìnkẹ́ ní rí èyí tó tún sọ̀rọ̀ àwọn kini tí bá ní kí kíníkà ṣẹlẹ̀ láti sánmà yóò ṣẹlẹ̀ mọ́ lára kíníkà bóò ló sì máa lóòkì ní kíníkà ṣẹlẹ̀ ń sánmà yóò wá ṣẹlẹ̀ síyàn lára gbóòrò ìwọ gẹ́gẹ́ bí ta ní ìjọ olórí kíbnù bá sì mọ́ sọ ọgọ́rọ̀ bá ń rí Al-Fawzan orí wọ́rọ̀ bá rí lẹ́nu ẹ̀rí àbí ọlọ́bà kó sọ akó níbi dọ̀lálà wallahu a'lam na'am barakallahu fikum so inú mi dùn pé nínú nǹkan tí wọ́n Dr. Faldi náà sọ ń bẹ̀ pé kéèyàn fẹ́ kéèyàn ṣe rọ́dù fún yàn so kò túmọ̀ pé wọ́n wọ́n ti bàdá ènìyàn pé kódà wọ́n fi wọ́n nà sábà eléyìí sáwọn ẹlòmíì tí wọ́n ò ṣe kíni tí wọ́n ẹlòmíì tí ò nímọ̀ oyé so àbí bọ́n bá ṣe sọ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ pé ẹlòmíì tóun bá ti rí pé wọ́n ti sọ̀rọ̀ ń pa èèyàn òun ó rò pé bóyá wọ́n ti ṣe kíni wọ́n ti bàdá ènìyàn ni so tọ́ lábala nǹkan tí dókítà sọ yìí so òun náà làwọn náà fi ń ṣe gbogbo nǹkan tà ń ṣe oye làánà fi ń ṣe gbogbo nǹkan tàà ń ṣe yìí pé kíyàn sèvò àwọn shabab al'umma kíyàn ṣe rọ́dù àánù kíyàn sì ṣe bayan òdodo so uh, in reality àwọn nǹkan yìí àwọn nǹkan tí ó lágbára gan ẹni tó ti àlànà àdáwà àti harbo fún súnnà so tó ń takò tí ń gbógun tí tí ń yí àwòrán wọn àwòrán àwọn súnnà láwọ àwòrán àwọn aláṣejù so tí sì ń bẹnu àtẹ́wùlù wọn lọ́dọ̀ àwọn èèyàn so tí ó sì kún lá ibi tí alámàrí ò bá já sí kò bá kún lá pé ó súnà ò bá kú sẹ́wọ̀n so látara pé ó ń súnà sàlàyé pé a nítẹ́ni yí ń sọ ò bá mọ̀ so kò kún lá ibi tí ò bá já sí nítorí akílòkọ̀ ipò wọn àti personality wọn náà àwòrán nǹkan tẹ́lẹ̀ yìí yà fún wa nípa Dr. Fadil àti irú èyàn tí wọ́n jẹ́ ó ti fẹ́ máa clear àwọn iṣẹ́ tí Dr. Fadil ń ṣe ó ti fẹ́ máa clear nínú àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe pé àwòrán irú tán rí ni àwòrán irú èyàn tán rí ni pé àwọn gangan fúnra wọn àwọn náà wọn ò gba àwọn nǹkan tí àwọn súnnà wà lórí ẹ̀ wọn ò gbá so àwọn òsúlù súnnà kódà kan ma wí kan ma tún láwọn tún wí wọn ò gbá tán bẹ́ẹ̀ sì ni wọn ò lóótá so wọ́n sì ka àwọn súnnà kún aláṣejù but ṣe wá ara wọn tí wọ́n ti yọra wọn kó òun súnnà àwọn tí wọ́n júwe súnnà bí sàlàfíà 1990 wọ́n prefer àwọn yẹn wọ́n dẹ̀ wọ́n dẹ̀ wọ́n gbàtà àwọn yẹn to an extent but ọlápá àwọn èèyàn náà àwọn náà lọ́dọ̀ Dr. Fadil àwọn náà tún kọjá láàbí àwọn akẹ́kọ̀ọ́ kẹ́ so bọ̀ wọ́n ìwò pé àwọn ẹni yìí àìṣe àìṣe kíni torí pé normally ẹni tó wíró àwọn adúrù nǹkan tó wí èyàn ní sọ pé èyàn ní number one èyàn tí ẹ̀ ní pé lọ́mọ so number two èyàn tó wá tún ní máa sọ pé ara àtẹ́ so ẹni tó bá jẹ́ mọ̀bùtẹ́dìyàn kíyàn pè mọ̀bùtẹ́dìyàn kò sí tó ṣe nínú pé yàn ń fi ìdájọ́ ọlọ́run ọba rinlẹ̀ lórí ẹni so ọlọ́run ọba ni wazinu bil qistasil mustaqim ẹwùn kẹ pẹ̀lú òṣùwọ̀n tó ṣe kíni tó dó dédé nínú òṣùwọ̀n ah, ni so reality ni pé ṣe láwọn súnà wọn ò wà pẹ̀lú àwọn súnà wọn ò sì gba àwọn òṣùlù bọ̀ àwọn tó jẹ́ bídà yìí náà wọ́n wà pẹ̀lú bọ̀ ọlápọ̀ àwọn bídà yìí àwọn sí àwọn bídà kọ̀ọ̀kan tí ó títà sínú ó tètè tú so àwọn dẹ̀ gbọ́ ilé lẹ́bù kan wọ́n rò pé ókè àwọn tí mo wà pẹ̀lú ẹjẹ́ mọ̀ báwọn wí reality tó ń àwòrán tó ń yà pé wọ́n ṣe rí nìyẹn torí pé ẹ̀fẹ́ rí pé ìmálà ẹni yìí lọ sọ́dọ̀ àwọn tí wọ́n rí sínú bídà yìí ó pọ̀ ju ìmálà àwọn sọ́dọ̀ àwọn ó sọ́dọ̀ àwọn tẹ̀tẹ̀ tó súnmọ́ súnà dáadáa lọ ìyẹn jẹ́ láwọ́kọ́ tí wọ́n bá tún wá ní pé bá ṣe ń bá àwọn eléyìí lò bẹ́ẹ̀ kọ́ náà ń bá àwọn eléyìí lò wọ́n bá wọn eléyìí ló pé ó ṣàṣìṣe ni oye àmáwọn eléyìí so àwọn ogun lọ́bẹ̀ ni wọ́n sàládà ni wọ́n àwọn jàbátá festu ni wọ́n so báwọn ṣe rí nìyẹn ó túnmọ̀ pé àwọn gẹ́ ń fira wọ́n ń fẹnu sọ páwọn ò sí pẹ̀lú àwọn eré àmọ́ tí mo wà pẹ̀lú náà àwọn náà ń sàwọn àṣìṣe kọ̀ọ̀kan so ìkẹ̀mọ́ wá pàtàkì àwọn àṣìṣe yíò sì so àwòrán nǹkan tó ń yà fún wọn bí wọ́n ṣe rí àwòrán tó yà nìyàn so eléyìí ṣeré yìí nǹkan tó lágbára gan ni but wọ́n ti ká àwọn tó pọ̀ gan sí àwọn nǹkan yìí so àti pé kéèyàn point ni pé kéèyàn fa àwọn nǹkan yìí nílẹ̀ pé àwọn kíní yìí ò ń wọ́ọ̀kì báyìí àwọn kíní yìí ò ń wọ́ọ̀kì báyìí àti pé kíní ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn rùdúdù tó máa ń ṣe gan so dìgbà tán bá tó ẹ lọ sọ́dọ̀ wọn kẹ́ tó wá sí rọ́dù sẹ́gbé ọ̀pọ̀lọpọ̀ rọ́dù ní pé káfí minimize kílòkọ rẹ̀ kí náà ń pè ní pé káfí minimize damage so damage control so ọ̀pọ̀lọpọ̀ rọ́dù rọ́kọ fadil káfí control damage kí wọ́n ti lọ sọ́dọ̀ ẹni wọ́n ti wá pè lásíwájú ẹni títí ń ta okò bàjẹ́ látijọ́ so kan wá fi all control damage ìgbà yẹn lásẹ̀ wá sọ̀rọ̀ ń pa rẹ̀ so ẹ̀dàkùn kí ṣe kèè sí kò sínú sí àwọn olùmọ̀ni gẹ́bó ṣe wà nù iṣẹ́ tọ́lìbùn ilm ní pé kóhun náà máa wá ìmọ̀ nípa àwọn rudud gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe wà ní inú iṣẹ́ ẹni tó ń tan ìmọ̀ká ní pé kóhun náà máa ṣe kíni kóhun náà máa ṣe rọ́dù bà wọ́n ti yọ́kù so wọ́n ti yọ́kù so ilé ìjẹ́bó ṣe jẹ́ lábàlábẹ̀ wallahu a'lam so ẹlẹ́kejì náà ni ti Said Shitu tí wọ́n ń pè ní ẹ jẹ́ kí n ka ọ̀rẹ́ fún wa ẹsẹ́ fún lọ́rẹ̀ so gbogbo alamọ ìtàn pè ní side c2 gbóná dẹ̀ sí jìnà sí súnnà sí so kódà wọ́n tẹ̀ máa ń lálà sí ẹ̀yin sálàfí ẹ̀yin sálàfí èmi ò rí sára yín o òun máa ń bí ẹmọ̀ bí ẹ̀dàkùn bóòlù yóò sì máa ṣe dáwà tí ó wà gbogbo ìtàwùt as in kò pọ́sìmù kí ẹ̀mọ̀ ah ihu dáwà olù ń ṣe òtá ló fẹ́ fi ti ẹjọ́ ànábì wo ní máa ṣe dáwà báhùn kò ní dámọ́ yìí wọ́lá ó ń sọ̀rọ̀ pé ó nítọ́ ẹgbẹ́ ànẹ́bì ló mú nǹkan tí àwọn sàlàfí yìí sọ yìí olóhùn nígbà tàpá ànẹ́bì ló mú wá ohun nígbà lọ́wà ànẹ́bì sí èdè ìwọ̀n pẹ̀lú súnlẹ̀ lẹ́yìn ẹ̀yẹn tó gbogbo ó ràpò lọ sí bí a ń rọrùn bí a recently ó ní ilé ọ̀rọ̀ bí má jẹ́ alẹ́ ẹ̀dà ẹfí ọmí ẹfí bẹ ọmí mọ̀ díẹ̀ kí lọ bá ṣe ẹ̀dàkùn sí ní súnnà lè yóò irú àwọn tí dr ọmọ tani umar ẹni ọ̀tọ́ pàáyà wílò Allahu Akbar so ṣẹ́rí ẹ̀tírí tán sàràyà bí ọ̀rọ̀ tẹ̀rí ẹ̀ àwọn tí wọn ò kí ń so ní súnnà rárá èyí ma bá wọn wọ́kì súnnà èyí ma náà sàṣìṣẹ́ ni àwọn tánwájọ́ ní súnnà èyí wà ma gbókun ti wọn èyí ma sọ̀rọ̀ tí ò dẹ nípa wọn irinṣẹ́ tánwá ń lò láti ma fi dìfẹ́ndì súnnà

nínú àwọn àfáàdìl ìpele ìpele ni nínú àwọn alùsùnà àwọn àfáà ń bẹ àwọn mọ̀ṣáàkì ń bẹ àwọn makẹ́kọ̀ọ́ ń bẹ àwọn tòlábù ń bẹ àwọn amọ́tù nọ́ọ̀sì súnnà ń bẹ nínú àwọn amọ́tù nọ́ọ̀sì wọ́n wá ní pé ìsàájì tó nínú àwọn àfáàdìl àwọn tó fi ń fàlátùná fi rúrù ẹ má lè lọ àmẹ́lẹ́mọ́ ní àǹkan lọ́pẹ̀lú jàwátá dé sí fàlátùná fi rúrù ẹ má lè lọ kọ̀bùrìbúrù ẹ súnmọ́ àlèmúrù ẹkọ́ àlèfúrù ẹ fàmára láàlọ́lọ́ha yẹzídù náfàbí bí ọlọ́run ó záádà ìsúnmọ̀ ní pé ọlọ́run ti fi ń sáǹfàní tẹ́lẹ̀ bí ọlọ́run ó tún jẹ́ kó tún lè ṣe àlékún àǹfàní Allahu akbar ẹwọ̀rọ̀ so nam nǹkan tí wọ́n sọ no eléyìí ó ti kọ́kọ́ clear pé irú manhaj wo làwọn Dr. Fadil kọ́kọ́ lò náà ó ti clear sí wa òun náà ni manhaj pé àwọn tí wọ́n jáwọn ẹni ànù ẹ́ àwọn tí wọ́n ba ìsìn jẹ́ tí wọ́n ń sọ ìsọkúsọ nípa súnà Muhammad sallallahu alaihi wasallam àdẹ́ta ń takò àwọn àfáà súnà ayé òde òní tí wọ́n dẹ̀ ń fẹnu tẹ́mbẹ́lú wọn Dr. Fadil àmọ́ wọ́n wọn mara àmọ́ ṣẹ̀kẹ̀lẹ́ pẹ̀lú pẹ̀lú wọn àmọ́ ní rífkù fún wọn àmọ́ ní ẹmọ̀ kí ẹmọ̀ lu ẹ̀dẹ̀ pẹ̀lú wọn àmáwọn tó wá jáwọn onísúnnà tí wọ́n gbógun ti bídíà tàbí ẹ̀pẹ̀ ẹ̀bẹ̀ ní ẹ̀wọ̀n wọ́n ní sàíṣì tó tọ́ pé òun ń sára wọn kò plé kò láàdù ẹ connect MPN Òbá àti kó dárí sí tó ṣe arúsúnà wàhálà ti ẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ mi ní ọmọ ìyá wa tó wà lókèrè o dáwà sún mẹ́nu. so so àwọn nǹkan yìí Allahu musta'an náà ni àwòrán tí ó ń yà fún wa nípa Dr. Fadil in reality nípa pé ẹni tí ń lọ mọ́lúdì kó wá àwọn eh, kílòkọ rẹ̀ ẹni tí ń pè sàlàfíyà ní táwọn sálàfù wà lórí ẹ̀ tí ń pè ní 1990 so ọmọ ìyá wa ni so kèsì ṣe pé èyàn ti pè ló ń bídà so ẹni tó mú ti ẹ fi ń rinlẹ̀ ẹ̀dàkùn tó lọ́lọ́run ìgbà wo ni irú èyàn báyìí lè tìlẹ̀yàn tẹ̀lé sírò èyàn báyìí máa fà á dìlù àwàmì àlùsùnà so àwàmì àlùsùnà ìgbà wo lèyàn lè sírò ilé ìmọ̀ ẹni tí kò sí mẹ́kankan lẹ̀ kò sí kílùkọ rẹ̀ kò sí hikman lẹ̀ hikman tí dr falin torí ẹni ma ń lálà sí àwọn sálàfí nìyẹn o hikman tó ma ń torí ẹni lálà sí àwọn sálàfí sọ̀rọ̀ burúkú pa wọn so bà wọ́n jẹ́ fún ọgọ́rọ̀ àwọn tó láàbù wọn so hikman yẹn ni o ẹni yóò ní ìpín kan nínú hikman nínú dáwà rẹ̀ so epe ebu so àtàgbàlagbà àtọmọdé ẹ dákun ṣe rí eléyìí tún fi hàn báwọn èèyàn ṣe gbọ́ almanhajù salafiyya láwùjọ wípé ta ni ó mọ̀ ṣe dáwà látòjọ́ tí tẹ́lì yìí ti bẹ̀rẹ̀ pé òun ṣe dáwà rẹ̀ tó ń ṣe ẹ̀ ní ló súnnà tó gbọ́ súnnà yóò tí ó fìgbà kan fẹ́ bá sí ẹ̀ ní ló súnnà kan tí ó fìgbà kan yìí pé báyìí so alàlàkọ́ lọ́kàlẹ̀ máa wona kódà àti wòhónà gan lè fún súnà tó bá dákẹ̀rẹ̀ ìgbà eléyìí aláìmọ̀kẹ́ ni o so aláìmọ̀kẹ́ ni o kìí ṣẹni tó yẹ kí èyàn kàkún o kò mọ̀ bí tẹ́sìn kọjú sí o so ẹni tí o tó wá rí báyìí gbogbo ẹbọ tó lóhun ń takò ń pún nípìlẹ̀ gbogbo àwọn tó lóhun ń takò tó ń ṣe gbogbo náà kọ́lé sí bá ṣe lónìí sẹ́dẹ̀kùn ẹni yìí ó kọ́kọ́ nílẹ̀ pé bídà ló fi ń ṣe dáwà dáwà bídà ló ń ṣe so òṣùlùbù tó fi ń ṣe dáwà bídà ni òun gangan fúnra rẹ̀ oríṣiríṣi àwọn oríṣiríṣi àwọn òwíkúwì lónà wá ń wí pẹ̀lú jahil so àti kúfùrù àtọ̀rọ̀ kúfùrù ẹni ń pọ̀ ọ̀rọ̀ kúfùrù àwọn ọ̀rọ̀ kúfùrù lẹ́nu so látara pé bóyá ìbínú kan bíyàn subhanallah ìbínú a máa bíyàn débi pé kí a máa bùwà aláìlẹ́kọ̀ọ́ nabi sallallahu alaihi wasallam ẹlòmíì mọ bí tí àláwà o ẹlòmíì mọ bí tí àláwà pé gbogbo bínú tí o bá gbọ́ gbogbo nabi sallallahu alaihi ẹni tí Dr. Fajil wọ́n kàkún ni àwọn alùsúnnà àwọn sèré àwọn aláṣejù ni wọ́n lọ́dọ̀ tí wọ́n so ṣe wá rí ṣe rí àwọn nǹkan míwọ̀ tó ti ṣẹlẹ̀ ti pẹ́ kólà ní ìgbà tó ti pẹ́ tó yí pé káláwọn nǹkan mí ò mọ jẹ látọ̀dọ̀ Dr. Fajil ni kò ní ìdíkẹ́ mẹ́rin ṣẹlẹ̀ mọ́ èyí ó ni àmọ́ so ẹwọ bá tí bàbá ìrìn yìí jàbàtá àwọn èèyàn gbógun ti jàbàtá ẹni yìí tó ń pípẹ̀ sánú ìnẹ́sìn ẹ̀yìn ní fẹ́ni àti pé òun náà lágbọ̀n gbìyànjú tó ń ṣe so ó túnmọ̀ pé ìgbìyànjú ni bàbá yìí ń kàkún ìgbìyànjú àwọn súnà wá ń kọ́ ìgbìyànjú ohun àwọn súnà ò nítumọ̀ sẹ́wọ̀n kẹ́ so wallahi ilé yìí ti tó ní mùkọ́láfà súnà gan lọ́dọ̀ àwọn sálàfù tán fi

wallahi inú àwọn mashayikh ẹlòmí in tó ń sọ ní níwà téèyàn tún fún wọn ní àwọn àwọn pé títàwà tó ṣe lọ díẹ̀ díẹ̀ títì tí bíntín allahu akbar náà sọ tínú wọ́n dùn so allahu akbar náà so wá imagine kó wá ṣe pé gbogbo èèyàn gbogbo àwọn tó wá jẹ́ salafi àti gbogbo ẹni tí pàpọ̀ wọn salafi ó wá jẹ́ serious salafi èèyàn fún àwọn mashayikh nírú ìlú róbà inú wọn ní dùn pé ah masha Allah alhamdulillah kí yà sọ fún pé ha salafiyun kullu salafiyin fi baladina alaljada tó dípé túnmà pé yà serious ni yẹn àbí ha hum thabitun wọ́n ni lẹ́dàdà ara o so bọ̀ tẹ́lẹ̀ yìí e, e, bí ó ṣe bẹ́lẹ̀ yóò ṣe múnú àwọn mashayikh dùn eléyìí ń ba Dr. Fadil nínú jẹ́nà pé a ah, serious salafi wọ́n tún ni a tún padà rí serious serious salafi kó tó serious serious dáadáa ni nurun ala nur so nurun ala nur ìmọ́lẹ̀ lórí ìmọ́lẹ̀ ni gbégé yẹn rí serious serious salafi wallahi ọlọ́run dákun jẹ́ káwàá rí serious serious salafi láàrin wa ọlọ́run àwọn bẹ̀rọ ọba fún nǹkan báyẹn wọ́n yẹ pé bilavu serious ni o tó sì tún ma jáde tó sì tún sábìtò àwọn bẹ̀rọ ọba fún nǹkan báyẹn dáadáa sàwọ́ òsì nílé àwọn èèyàn kó ń bẹ́ a sì ní bà wọ́n ló kọjá àní bà wọ́n àní àní àní portray nǹkan ibi nǹkan burúkú fáwọn èèyàn ẹ̀lẹ́kùn kí ẹ máa ja ìstìlá lásán gẹlógún ìstìlá lásán kí ẹ máa ja ìstìlá lásán gẹlógún ẹ bá wá rí sàbátì yẹn ẹwọ nǹkan so eléyìí jẹ́ à nǹkan tó ń sàlàyé bí ẹni yìí bó ṣe rí so wọn ni ó wá lídìí wa lọ sí ọ̀rọ̀ mi ń ṣe báyìí so tó súnmọ́ tó ipé bóyá òun náà lè yán sọ téèyàn fi kó gbogbo ẹ̀lẹ̀ torí àsìkò isbal àbí ọ̀rọ̀ kíṣòkò tó fẹ́ ma mú ṣúbà wá kó ma kó súnmọ́lẹ̀ jù so àbí àìmọ́wọ̀ ẹjí ká mú pẹ̀lú pé àìmọ́wọ̀ ní sùsàk àìmọ́wọ̀ ní sùsák kí ni túnmọ̀ àìmọ́wọ̀ ní sùsák gbogbo alamọ̀ pé ní sùsák ìtúmọ̀ ní sùsák ni pé kí sókòtò àbí gbogbo aṣọ tí yíò bá wọ̀ tó bá ti dé pé yóò kàn ẹsẹ̀ èèyàn so kó yí pé ibi tó dáa jù tó lè dé òun náà ní kíni ìdájí oye ìdájí ojúgun ni kó ṣe eléyìí sunna nẹ́bí bi alaihi wasallam tó rìnlẹ̀ ní gbogbo yára máa bí so súnnà ni tí ò sí èméjì ń oye so látara pé Dr. Fadil wá bẹ̀rù fáwọn èèyàn ní pé wọ́n ó sàṣejù now so látara pé wọ́n bẹ̀rù fáwọn èèyàn ní pé wọ́n ó sàṣejù so ewo wọ́n sọ sọ nípa ah, kí sókò tó máa dé ní sùsáàk látara pé wọ́n ń bẹ̀rù fáwọn èèyàn pé wọ́n yóò mọ́ sàṣẹ jù ní òkè ẹ̀dàdà ni wọ́n Dr. Mashood Karakanbi ní eh, the Muslim Hospital ní Ẹdẹ pẹ̀lú ọwá kí mi ní ọjọ́ kan ní oṣù kò sí ìgbẹ̀rẹ̀ ọ̀bẹ̀ ọjọ́ kan lábẹ́kọ́ mọ́tò kan ìyẹn dáadáa ni wọ́n súnmọ̀ tó wọ́n di ọpẹ́ ẹ̀rùn fún wa ń lọ mọ́ àrùn wọn àti màdára sí ibi táwa ẹ̀rùn wọ́n bèèrè nǹkan kan mọ́ ara wọn lóòtù nígbà tí mo dára lóòtù mo wá sàlàyé dáhùn ìkan fún pé ní ẹrù dàlà bí àrùn o ní bolóde ọ̀yìn òkè kò sí kókósẹ̀ àbí mo ní sẹ́nu kò méjìlá náà ti sọ̀rọ̀ àṣà níbi ìyọ̀gá ṣùgbọ́n ìjọba ìrìnlẹ̀ bí ní sòsà ìrìnàjì ojúkùn kí èrò débẹ̀. mo ní wọn lábẹ́ ní sòsà àpò mo ní mẹ́rin àti mẹ́ta ẹ̀kọ́ kan màmá wò. ẹgbẹ́ bá gbìyànjú náà mọ̀ sí mọ́ majority life mi ọ̀rọ̀kọ̀lẹ̀ ìka òkè káàwé ni màmá rẹ̀ sí. mo mọ láwọn kan bẹ́ẹ̀ pé ní sòsà àpò ọ̀rọ̀ àwọn onílé tí òfìsẹ̀ yẹn ṣe pé ní sùsà tù mo ní gbàdá àbí àbẹ̀lẹ̀ ṣe pé ní sùsà lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá wù mí wọ̀ tàbá bá bọ́ sí nǹkan wọ̀. máa sọ fún mi ní ó ti ẹ̀ ṣe ìbéèrè pé bókílà àtọ̀ fi dẹ́sẹ̀ pé ìwọ̀n ní sùsà fẹ́ẹ̀ máa wọ̀ máa sàlẹ̀ sí mọ́nímọ́ní nígbà wọn ní ìṣàbà wọ̀. ninety nine percent nínú láìfò bí mo ṣe máa wọ̀ sọ kò sí ní sùsà fún one percent lẹ́yìn mo sì lè má lò mo ní sùn sáàkì nǹkan mọ́ kí ló fà mo nítorí wípé hikima tó bá kú àwọn ọ̀dọ́jọ́ wọn náà wo kí wọ́n sálẹ̀ èmi lọ́wọ́ àrọ́gbẹ̀ mi lọ́tún àti sì kìlọ̀ ọ̀là ah, ọ̀làwọn ọ̀dọ́ ni o òkè kí ni méjì ọ̀dọ́ ọ̀là sí jù tí bá gbé àwọn ọ̀dọ́ ló gbé jọ tó pọ̀ lànà fi máa ń kọ́ṣà àwọn ọ̀dọ́ yẹn ohun bá nàbí ti kọ́ṣà Abdullahi ibùn Amr Abdullahi ibùn Abbas àti Abdullahi ìkẹta abúlé àwọn ọmọ náà. Àwọn ẹ̀dá náà sọ pé ebi ò ní sùn lóru mọ́ ìkálọ̀ wọn mọ̀ dàwẹ́ lójúmọ́ ìkálẹ̀ ní fẹ́yàwó ọlọ́dún forí jà nábì díẹ̀ wọn fẹ́yàwó sí wàhálà wọn máa sọ lóru lẹ́kọ̀ọ́ kan wọn kọ́ máa gba àrùn kọ́ máa sínú ebi ò ní jáwẹ̀ wọn. Àwọn ọ̀dọ́ nù ó lè rábò bá kìí sọ̀rọ̀ lórí ọ̀dọ́ àwọn ọ̀dọ́ rẹ̀. Mọ́ tí èèyàn bá lóye ẹ̀sìn yóò sì ṣe dáwà ìsìláàmù yóò sì jẹ́ ọmọ òfin dáadáa lórí sí bẹ́ẹ̀ sì ni àwọn tẹ́ ń wọ yẹn wọ́n ti gbà kan rí wọ́n kàn fálé tí ó jà á mọ̀ bá gbò láyé kan rí kó o ṣe mẹ́ta yẹn wọ́n lè já sí ìjọba náà báyìí. mo ní ní sùfàk dáàbáwò mo ní yìí ní fún sunna torí wọ́n mọ̀ pé kì í ṣe gbìyànjú owó tí ìra aṣọ mo ní ṣùgbọ́n ọ̀dọ́ lọ́pọ̀ jù lọ́dọ̀ mi àtìsàlẹ̀ àtòkè ọ̀dọ́ ni lójúmí ní ń bá wọn ní sòsáàtì mo sáàtò pé ní sàásì ń tàbà wọ̀sà àṣà ń tèmi ní ṣé díẹ̀ ní ṣé díẹ̀ àwọn ilé ọ̀wọ̀ ní kàpadà wọ́n wo ojúgun wọ́n wo ọkọ̀ padà jẹ pé mọ́jẹ̀ ń wọ̀ báyìí àwọn àmọ́ nínú àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ sí pé àrí ní kọ̀ọ̀kan láàrin rẹ̀ àbí kọ̀ọ̀kan lè kọjá àlàyé torí pé ó ti rí pé majority àwọn naam so òun náà láti gbọ́ so nípa pé sọ́mìnì nǹkan tí Dr. Fadil ń sọ níbi ọ̀rọ̀ yìí òun ni wípé ẹnìkan sàwọ́ àwọn wá so àwọn wá ń sàlàyé fún ìdí táwọn èyí fi wọ ní sposak àbí táwọn èyí fi pọ̀ lẹ́ni tí wọ ní sposak nípa àwọn ọ̀dọ́ ló pọ̀ jù lọ́dọ̀ àwọn pé bá àwọn bá bẹ̀rẹ̀ sí ń pọ̀ ní so so hikima tí àwọn rùpa àwọn rí ni so ẹ rí pé nínú ọ̀rọ̀ yẹn náà àwọn fi sọ pé hikima ni so ní pé hikima ni rí ara ti ni pé gan nínú àwọn nǹkan ti Dr. Fadil ma fi ń ti sára àwọn tó máa ń pè hikima kódà ìmí fẹ́ rí pé ó fẹ́ bá débi pé ìtẹ́fin rí pé àwọn nǹkan náà ń ní

kò sí níbẹ̀ kẹ́lùmí ìṣẹ́rọ́dùn yẹn torí pé gbogbo àwọn ẹlòmí àwọn òní hikma wọn ò sì gbọ́n wọn ò sì lẹ́kọ̀ọ́ wọn ò sì ma bá sí ṣe dáhàwà but òun ni kẹ́lù wọn ma bá sí ṣe dáhàwà so mọ́ ń ya bí ṣètán sí ma ń gbé nǹkan yẹn sí yàn lẹ́mì ni o ń ya so tán bá wá ṣe rọ́dù fún torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí Dr. Fadi torí ẹ pé àwọn Salafi ní aláṣejù lónìí so àwọn náà padà ṣe rọ́dù fún ọ ṣe mọ̀ bẹ́ẹ̀ but ọlápáwọn ò tí ṣe rọ́dùn yẹn kò tí ṣe hikma bẹ̀ so yé so ọlápáwọn ò tí ṣe rọ́dùn yẹn kò tí ṣe hikma ń bẹ̀ ìgbà táwọn bá wá ṣe tán bá pè ní ọmọ ìyá wa so tí wọ́n wá pè ní kíni min àfádìlì kíni àfádìlì àwámi alìsúnnà so ìgbà yẹn ní hikma wá ṣe kíni hikma wà wọ́bẹ̀ ọyé so yẹn jábálá tẹ́mi notice personally nípa abala hikma so téèyàn sì ń gba àwọn mara pé kò dìgbà tó bá ṣe pé yẹn lèyàn ṣe nǹkan kí hikima tó wọnú kí nìyẹn nígbàtí èyí ṣe pé àánú Ọlọ́run bá subhanahu wa ta'ala kéré tó báyẹn ẹ imagine lórí gbogbo nigeria yìí kó wá ṣe pé nìkan Ọlọ́run ó bù ní o <laughs> ah, àánú Ọlọ́run bá so àánú Ọlọ́run bá kí ni so eléyìí طردا وعكسا maslaha yóò wọlé ta bá fẹ́ gbéyẹ̀wò ní ní gbígbéyẹ̀wò pé òkè ah òkè ṣe fẹ́ maslaha tótọ́ ta bá tún wọ́n fẹ́ wò pé sẹ́yìn iṣẹ́ tún wá lò bẹ́ẹ̀ tótọ́ ara ti ara ara so kò sẹ́ni tó mójútó àlòmọ̀ tó ànábì nínú tí dr fadi náà fi tí wọ́n fi rinlẹ̀ náà ni pé àwọn òmọ dáwà sí tó ànábì wọn ò sì nímọ̀ tó ànábì sallallahu alaihi wasallam wọn ò sì gbọ́n tó ànábì so wọn ò sì ní hikima wọn ò sì ní uslubu dáwà ibn umar tí wọ́n sọ pé àwọn ọ̀dọ́ ibn umar wá wọlé tó ànábì sallallahu alaihi wasallam nígbà tá ànábì wà lórí ibùsùn kú ibn umar ṣe gini ó wọlé tọ̀ gini ó wọlé tọ̀ annabi sallallahu alaihi wasallam so àwọn ọ̀dọ́ nìyẹn o annabi wọ́n sọ fún pé taniye ó ní abdullahi ni ibn umar ó ní in kunta abdullah tó bá ṣe pé ẹrú Ọlọ́run ọba ni ọ́ irfa izarak gbé ìzárẹ̀ gbé e sókè gbé e sókè annabi tí ò ní pé àwọn èèyàn sáṣe jù níyẹn o annabi táwọn sàbábù kọ́ ibn umar kọ́ sí annabi débi pé tánàbí bá fẹ́ bẹ̀rẹ̀ láyè kan tánàbí bá gun ràkúnmí kọjá àyè kan tí annabi bẹ̀rẹ̀ ń bẹ̀ ibn umar bẹ̀rẹ̀ bẹ̀ sànàbí tí ó wá bẹ̀rẹ̀ pé ah ṣáàbù ní o eh tí n bá sọ fún ó lè ṣe kíni ó lè bẹ̀rẹ̀ sí ń padà mọ́ ọwọ́ bọ́ksás oye so anábì wá sọ bẹ́ẹ̀ anábì wá pa wọ́n láṣẹ pé kó ma wọ́dé ojú ìdájí ojúgun wọ́n wá ní ṣe umaru ni àbí ibn umar so a kílùkọ rẹ̀ ṣe ma wá wò bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wasallam bó ṣe wá pa láṣẹ ni pé bó ṣe ṣe ni wọ́n wá ní gbogbo àtàwọn bá rí ibn umar báyìí ìzáàrù rẹ̀ yóò wà ní ìdájí ojúgun ni ọ̀dọ́nù àwọn ọ̀dọ́nù o kí nílé tó tí at the same time kí ní tí Dr. Fadil wá bẹ̀rù pé ah bí mo ṣe ń sọ fáwọn ọ̀dọ́ yìí pé bí mo ṣe ń jẹ́ kó súnmọ́ ẹmọ̀kọ́ àwọn náà sọ pé òkè káàbù ló máa ń wà so ní kó máa ń súnmọ́ so wọ́n kàn gbé sókè rẹ̀ tí ó máa tó ipé bí yàn bá bí sókò tó bá wálẹ̀ díẹ̀ ó lè máa bò ó yé so torí pé kódà ó ti dá ṣúgbà fáwọn èèyàn dídá dáná tẹ́fẹ̀sùn ìsbáàlì kan wọn àbí bẹ́ẹ̀ kọ́ so òun ò sọ́wọ́ pé àwọn ọ̀dọ́ mìíràn tún lè gbùrò bá mi o ní pé ha àwọn àfáà wà ní à tí wọ́n jẹ́ máa ń pẹ́ òkè káàbù lọ máa wà ẹwọ́ ẹkẹ́ mìíràn gbẹ́sẹ̀ mi sí orí káàbù gangan bẹ́ẹ̀ni ṣé àwọn pé ẹni títí ẹ wà lókè káàp díẹ̀ ló kú tí ó ṣe gíní tó wọ́n fi máa wọ́n lóòsù bára bí ju ẹni tó ṣe pé tí ẹ wà ní ìdájì sẹ́rí ẹni tí ẹ wà ń dájì kó tó di níkà ó pọ̀ ju ti ẹni tó ṣe pé tí ẹ wà lókè káàp lọ so so àti súfí àti rẹ̀ àti amatu nurse. mú mọ̀ tako pé àà ah, níkàlò wọ́n wọ̀ kí oye àmọ́ tó bá padà di ìsbáàlì àwọn súnmọ́ ni ó kárẹ ìdámáyíta ní ẹmọ́ ṣe nẹ́nu òun náà ni wọ́n náà ń ṣe ń sí báyìí so èwo wà ní èwo sẹ́rí tọ́rọ̀dẹ́nu àkṣà ọ̀rọ̀ yóò wọlé rárá àti ara so ọ̀rọ̀ tí ó wọlé rárá ara ní ta bá fẹ́ gbé lórí dọ̀wábìtù ṣẹ̀ríyà àti masọ́lì àti mafasid ọ̀rọ̀ tí ò wọlé ara ni ọ̀rọ̀ tí ò rí bí dó sí rárá pàápàá ni a ń bèèrè tà sí Dr. Fadil tí wọ́n sọ pé àwọn ń bẹ̀rù fáwọn èèyàn ma náà náà so ṣe a ní ìdáhùn sọ́rọ̀ nìyẹn ṣe rí even ju báyẹn lọ àwọn nǹkan tí wọ́n ń sọ àwọn nǹkan tí ò wọlé ara ni hmm. àwọn tó sọ pé wọ́n ń sàṣejù ní pé ànẹ́bì sàrásán wá kọ̀ fún wa ní pé wọ́n ń ṣe ní pé bóyá Ọlọ́run ti foríjì ànẹ́bì ń tí ẹni so ní pé wọ́n wá ń kọ̀ fún wọn pé kíní so ṣe bá ànẹ́bì sallallahu alaihi wasallam ànẹ́bì kọ́kọ́ sọ tọ́nà ọba paláṣẹ àbí so nígbà tí wọ́n tánàbì sallallahu alaihi wasallam rí pé ókè wọ́n sàṣejù ànẹ́bì wá ṣe kíní ànẹ́bì wá kọ́ bù anábì ò tó ní pé ah, àwọn èèyàn sàṣe jù àbí nǹkan kíní ìtọ́nà ọba pa anábì láti kúmọ́ wá àbí kúmọ́ lò so yé báyìí so àti àti àwọn àtàwọn áújù tó pọ̀ gan nínú àwọn nǹkan tó wọ́n sọ tí ò tẹ̀ wọlé ara tọ́ Dr. Fadil rẹ̀ o àwọn mo fẹ́ mo sì fẹ́ káwọn èèyàn sí kíni kan kọ́ àṣejù látara wọn tó in táàrí nínú tafsir hmm. ibi tí èèyàn táwọn èèyàn máa ń kó sí bẹ́ẹ̀ bíbá àwọn èèyàn máa ń pín bẹ́ẹ̀ bíbá so àwọn ọ̀dọ́ so àwọn tí ó ma jáná sí ó ma já lẹ́gbẹ́ kan àwọn tí ó ma ka àwọn orin lákàpọ̀ so wọ́n ma ka àtàwọn tí wọ́n ma sàdúwà náà so gbogbo ẹ̀ Dr. Fadil tí wọ́n ń sá fún káwọn gbin àṣejù sára àwọn ọ̀dọ́ bàbá sì lọ wé láwà ní láwà ní àwọn mọ̀kóndòrò láwà ní àwọn mọ̀kóndòrò bàbá lọ wé níwájú àwọn ọ̀dọ́ wọn wá wé lásán o àwọn ọ̀dọ́ náà wé pẹ̀lú wọn so so ibi tí bàbá ti ń wọlé bọ̀ àwọn wọ́n ní wọ́n wẹ́ fún bàbá wọlé ni o so so so bọ́n sí báwọn mọ̀kúndòrò sí ma ń wé láwà ní báwọn se wé tẹ́rí ìdá ń fi ẹ̀pẹ́ àwọn sàbábù mọ̀ kọ́pì àwọn sàbábù ń kọ́pì wọn tó tọ́ bọ̀ àwọn sàbábù náà wá lọ kọ́pì wọn àwọn náà wá wé láwà ní mọ̀kúndòrò yẹ lásìkò tí súnnà lẹ́ so lásìkò táwọn èèyàn tí wọ́n rí tí wọ́n lálàsí àwọn súnnà lásìkò tí àwọn èèyàn ń fẹ̀mí àwọn mọ̀kúndòrò balẹ̀ pé wọ́n wà lórí òdodo lásìkò táwọn ẹni yìí tí wọ́n ń dúró lórí táwọn ń ṣe nípa àwọn òní fílẹ̀ Dr. Fadil nínú oṣù Ramadan oṣù alápọ̀nlé oṣù tó yẹn tó kórìíra ń àwọn iṣẹ́ àwọn kan ń bídà táwọn èèyàn máa ń dán lẹ́nu Ramadan bíbẹ̀rẹ̀ àwẹ̀ ni Laylatul Qadri ni kí ló kọ́ rẹ̀ títún ni zakatul fitri ni so ọdún ni ìrun ọdún ni àdú ni so ẹ́ nẹ́fílà òru tó yí pé àsìkò yẹn nínú oṣù náà gbẹ́yẹ kó máa ah kínú máa bí oun súnà sí sáwọn bídá pé ah kí làwọn ènìyàn sẹ́sì ọlọ́wọ́ bá sí báyìí ara ọ̀ dr falite ń bẹ̀rù àṣejù bàbá lọ kó sí láwà ní àwọn mọ̀kóndòrò ni ó tẹ̀rín tẹ̀rín ti àtagbádá tagbádá tó so ó tún wá ó tọ́ sẹ́rí kìíní kan wà nù nǹkan tí dr vice ó tọ́ ni o àwọn èèyàn ó kọ́ sí wọ́n tó <laughs> so but báwọn ṣe ń bẹ̀rù sí báwọn èèyàn ó kọ́ sí wọn in táwọn ò ṣe yẹn àṣẹ tí wọ́n ṣe gẹ́gẹ́ àwọn èèyàn kọ́ sí wọn so ó tún wọ́n pẹ́ ni tóhun gẹ́ náà ẹni tóhun náà tóhun náà gbésòkòtò sábẹ́ káàpù sígbà tí ò ní ìgbà mí okùn ṣòkòtò ní máa ń gbé lọ sókè ń gbà mí náà so àwọn tí wọ́n wá tàwọn kọ́pì tí lọ́kọ́fàdì tó wá lọ wé láwà ní àwọn mọ̀kólò z tí a ti mọ̀ pé àwọn mọ̀kólò ní ma ń dé láwà ní báyìí àwọn wá bẹ̀rù pé àwọn makéwùmí náà àwọn náà lè ṣe mọ̀ pé bẹ́yẹ̀ yọ̀ àwọn wé òun ló padà lé lọ fàá fọ́mọ kí omi tí ó padà mọ́ sí kíni tí ó padà mọ́ owó márùn ábẹ̀rẹ̀ tàbí márùn kó jẹ́ fi wẹ́yọ̀ kẹ́kẹ́ àbílẹ̀ lómi ògó fún ara fi ó gbá ìta àmọ̀ kóndòrò ṣe ò sáburú ń bẹ̀ tóun náà fi wá padà wá máa ṣe táwọn ọmọ kóndòrò ṣe wọn wá bẹ̀rù gbogbo eré àmọ́ níbi súnnà tá nẹ́bi clearly sọ nísù sáàkì súnnà nẹ́bi náà bẹ̀rù àwọn oníbídáà

so òun láti láti rí wọn tó bó bá jọ bí àwọn tó jọ àwọn owó ní wọ́n máa ń ṣe báyìí láwùjọ so káwà náà ma fi kẹ́ ma fi wé e fúnra wọn so kílùkọ rẹ̀ ìkàn wá kà fún wa ọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa kíyàn máa kọ́ sí àwọn oníbídá àti àti in tó dá sàlẹ́sà fún wọn kíyàn máa wá kíyàn máa lò kíyàn máa wọ́ Ibn Taymiyyah sọ nínú minhajus sunna annabawiyya fi naqdi kalami ash-shi'ati al-qadariyya sọ̀rọ̀ Ibn Taymiyyah ni o so Ibn Taymiyyah sọ nínú mujallad ẹlẹ́kejì so page 143 so a lè tún ní page 154 náà so láwọn nusakh mi so bí ní tẹ́mí a sọ pé idha sarat wọ́n ni wa min huna Ibn Taymiyyah sọ pé ibi báyìí ni o zahaba man zahaba min al-fuqaha so a rí nínú mo sọ pé mujallad ẹlẹ́ẹ̀kejì page kini page 143 a tún lè rí nínú mujallad ẹlẹ́ẹ̀kẹrin èyí tó jẹ́ oní mujallad mẹ́rin a rí page 154 mbẹ̀ so ibn taymiya ni wa min huna labala yóò zahaba man zahaba min alfuqaha àwọn tí wọ́n lọ sí nínú àwọn onímọ̀ jìnlẹ̀ so àwọn tí wọ́n ma fiqh na lọ sí opinion yẹn ila tarki ba'dil mustahabbat ní pé kíyàn gbé àwọn kíni tó wọ́n mustahab kíni definition mustahab ní usul al-fiqh ما ما ما امر به الشارع على وجه الندب على وجه غير لازم ابي ما ما يثاب فاعله ولا يعاقب تاركه bọ̀ ṣẹ̀ríà ló ṣe ní kíni ṣẹ̀ríà ló Sharia kíni ṣẹ̀ríà ló ṣe kíni ìlófin àwọn fuqaha wọ́n ma wá ń gbé nǹkan tó jẹ́ mustahabbule ibn abdulbar ní alọ́rọ̀ lórí kíni o nínú at so ibn abdulbar lọ́rọ̀ lórí ẹ̀ wọ́n ni wọ́n gbé àwọn mustahabbat kọ̀kanlẹ̀ idha sarat shi'aran lahum tó bá ti di shi'aru fáwọn kíni fáwọn bídá so khususan ní mìbáyí Ibn Taymiyyah ń sọ àwọn Rāfidah wọ́n ni fa innahu lam yatruk wajiban bidhalik Ibn Taymiyyah sọ pé ẹni tó bá fi in tó ti di shi'aru fáwọn bídá alẹ̀ kò fi wájìbù lẹ̀ pẹ̀lú ẹ̀ o kí ló fi lẹ̀ báàdọ̀l gíní báàdọ̀l mustahabbat tó wá ti di shi'ar ráhùn bídá lákin ṣùgbọ́n o qala fi ìzàhárì dhalika mushabahatun lahum níbi kí èyàn máa ṣe nǹkan tó jẹ́ mustahabbu yẹn èyàn máa ṣe gíní èyàn máa jọ wọ́n níbi in tó jẹ́ mustahabbu yẹn tó wá ti bí shi'ar ráhùn bídá èyàn máa ṣe gíní èyàn máa jọ wọ́n wọ́n ni fala tatamayyazu sunniyyu min ar-rafidi on sunni on sunno wà ní clear sí kíni sí ẹni tó jẹ́ on rafido tí wọ́n náà bá ti gbé black àti láwà ní black tó ń wọ̀ so lórí tí Dr. Fadil dandawo yìí báyìí bí wọ́n náà bá kàn wà ní Iraq àbí Iran so èyàn lè ṣe kíni èyàn lè ṣe kíni èyàn lè gbé láwà ní dúdú so kíyàn ṣe kíni kíyàn tún alikimba dúdú wọ̀ so èyàn kan fòkúta kasápò báyẹn so wọ́n ni a wà maslahatu at-tamayyuz wọ́n ni Ibn Taymiyyah wá maslaha kíyàn wà separate kíyàn wà different anhum sí wọn li ajli ujranihim nítorí kíyàn bá fi lè hajjúrù wọn wa mukhalafatihim àti nítorí kíyàn bá fi lè ṣe kíyàn bá fi lè yapa wọn a'adhamu min maslahati hadha al-mustahab ó tóbi ju maslaha kíni maslaha nǹkan tó jẹ́ mustahab yìí lọ ẹ wo fiqh Ibn Taymiyyah àwọn tí dára rúrù tán ní kámọ́ká ni ó so wọ́n ni so Ibn Taymiyyah sọ̀rọ̀ so sẹ́wọ̀n kí ẹ jẹ́ ká tún mú ọ̀rọ̀ míì wá fún wa kó mẹ́ so ti sharhu sunan abi dawud so ara so ibn qayyim kan ní hashiya lórí eléyìí so wani so muallifu rẹ̀ ó ní di tin fẹ́ dako muallifu yẹn a o ko yẹn àti dako ko yẹn ma ń lé lórí mi gan so al'azim allahul musta'an so wani a ó ní qala al-qari ay man shabbaha nafsahu bil kuffar nípe ẹni sọ pé ẹni nípe wọ́n sàlàyé àdífẹ́ annabi sallallahu alaihi wasallam man tashabbaha bi qaumin fahuwa minhum nínú sharhu sunan abi dawudi ay man shabbaha nafsahu bil kuffar nípe ẹni tó bá fira rẹ̀ jọ àwọn kíni àwọn kèfèrí so mathalan min al-libas lápẹẹrẹ nínú àwọn nǹkan tí yẹn wọ̀ wa ghayrihi àbáwọn kẹmí àbí àwọn ẹlẹ́ṣẹ̀ fisk àwọn tán ṣe fisk awil fujar àbáwọn ẹlẹ́ṣẹ̀ fujur so àwọn àwọn tán ṣe fisk àwọn tán ṣe bàjẹ́ tán ṣe àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbì aw bi ahli tasawufi oye so ẹni tó bá ń jọ àwọn gíní àwọn gíní aw bi gíní aw bi ahli tasawufi ẹjẹ́ nǹkan fún alẹ́kẹsí wọ́n ni wa qala ìtumọ̀ àdíza nẹ́bí pé man tashabbaha bi qawmin fahuwa minhum ay man shabbaha nafsahu bil kuffar so ẹni tó ń jọ àwọn gíní àwọn kèfèrí masalan lápẹẹrẹ minal libas nínú gíní nínú aṣọ wa ghayrihi àbáwọn kẹmí aw bil fusaq ìtumọ̀ ní pé àbáwọn tó ń jọ fusaq níbi aṣọ àbí níbi gíní níbi àwọn kẹmí aw il fujjar àbáwọn tó ń jọ áò bí kíni áò bí áhìlì tasawuf so abẹ́ ní ṣe kíni àbí ẹni tí ń fi tí fi ń jà àwọn súnfí tí fi ń jà àwọn mọ̀kúndòrò so wọ́n ni fahuwa minhum wọ́n ni ní kíni lára wọn náà lòun náà wà ó ẹ̀yí fil ismi níbi ẹ̀ṣẹ̀ wọ́n ni ah, fil ismi níbi ẹ̀ṣẹ̀ so ibi ibi nǹkan tí wọ́n sọ ní nínú sharhu sunan abi dawud ṣe wọ́n gẹ́ ẹwọ̀rọ̀ so ẹwọ̀rọ̀ báyìí so àti tó pọ̀ àti tó pọ̀ táwọn olùmọ̀ ti sọ àti tó pọ̀ táwọn olùmọ̀ ti sọ tó pọ̀ tó pọ̀ táwọn olùmọ̀ ti sọ ibn abdul bar ní ọlọ́rọ̀ lórí ẹ̀ ibn abdul bar òun náà lọ́rọ̀ lórí ẹ̀ ní pé kódà nígbà tí àtàkọ́tún bil yamin ẹ máa wọn ká tí ibn abdul bar sọ ibn abdul bar sọ pé nígbà tí kẹ́yàn máa fi òǹkà sọ́wọ́ ọ̀tún tó di ṣìáàrù àwọn rọ́fídọ̀ tó di sáyà àwọn gíní àwọn rọ́fídọ̀ ó ní àwọn ulama òsúnnà sí gíní tárọkà hún ulama òsúnnà ní pé àwọn ulama òsúnnà fi ilẹ̀ fala hawla wala quwwata illa billah dr fadil sí wọ́n gbé láwà ní àwọn ọmọ kúndòrò àwọn ọmọ kéwọn náà sí ń gbé so tó ń tọ́ka sí gbogbo ń tàà tí ń sọ látàrọ náà pé a ní sẹ́ẹ̀ ẹni yìí wọ́n fẹ́ kọ́ àwọn èèyàn sínú tẹ̀mí àyìn wọ́n sì fẹ́ kọ́ àwọn amáké wọn sínú àṣẹ ètò wọn ò sì gba ojú ọ̀nà àwọn olùmọ̀ níbi ìrí àwọn èèyàn lórí ojú ọ̀nà tí ó wà láàrin gungun wọn sùn tí ó wà láàrin láàrin tí ò ní lọ síbi àṣẹ ètò tí ò sì ní lọ síbi àṣẹ jù ṣẹ́wọ̀n kẹwàá yìí súnnà nẹ́bì sallallahu alaihi wasallam tá nẹ́bì mú wá gẹ́gẹ́ so gbọ́n fàdí ń pé páyà pé táwọn bá practice rẹ̀ so àwọn yóò ṣe kí ni àwọn yóò padà máa wọ níkà so àmọ́ ṣíàrù àwọn bídá so ṣíàrù wallahi wallahi ṣíàrù yìí wọ́n láwọn àdìsọ́kàn pẹ̀lú rẹ̀ wọ́n èyàn kìí kà sí pé wọ́n ṣe lásán o wọ́n láwọn àdìsọ́kàn pẹ̀lú rẹ̀ o wọ́n láti sọ́kàn pẹ̀lú àwọn nǹkan tí wọ́n ń ṣe o so gẹ́gẹ́ báyẹ pé àwọn makodo náà láti sọ́kàn pẹ̀lú àwọn kíni pẹ̀lú àwọn láwà ní táwọn náà ń wé so táwọn hadithi mawdu'a so orí rẹ̀ làwọn wọ́n tẹ̀lé wọlé lórí wa ẹwùn kẹ so ibi tí ibi tí Dr. Fadil fẹ́ jẹ́ kí pin àwọn sàbáàbù ibi tí wọ́n tì wọ́n lọ nìyẹn má ṣe má tẹ̀lé al-manhaj má jẹ́ serious salafi o àmọ́ gíní àmọ́ wéláwà ní gíní wéláwà ní sufi so wéláwà ní sufi wé wé mari sẹ́wọ̀n kí so ìtúnmà gbogbo tán ṣe ìtúnmà tí ń convey fáwọn sàbábù ni so ibi tí ó ibi tí sì padà tí wọ́n lọ náà ni so lórí nóòtì yìí ah, ó àwọn nǹkan tí wọ́n ń dẹ́wò bó ṣe lágbára tó àti bá ṣe báwọn gẹ́gẹ́ ṣe ní bùkátà àti tètè lọ túbá lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba ìtúbà gbangba ìtúbà gbangba kéèyàn gbà pé èèyàn rọ́ǹgì ìtúbà gbangba kí a mọ́ wò pé àwọn olóṣe rọ́dù fún mi àwọn olóṣọ́ kíyàn kú lórí ẹ̀ àti gbogbo àwọn nǹkan mí tíyàn sọ nínú àánú kíyàn fílẹ̀ pátápátá kíyàn wá tàmáyázà pẹ̀lú súnnà àti sàlàfíyà kíyàn sọ sàlàfíyà àti súnnà di ṣi'áru yàn in tó yẹ kan wà lórí ènìyàn so wallahu a'lam so a kílùkọ́ rẹ̀ insha Allahu ta'ala a orí ló sí nílẹ̀ yóò hand so ilé ikan jẹ mara fáwọn tí ó bá sí ìjókòó síwájú wọn gbogbo àwọn nǹkan yìí làwọn àti lè ṣe àwọn ẹ̀mí ìta àsọ́nbí àti sọ́lá àwọn ìjókòó mi tẹ́lẹ̀ nínú àwọn kátàkàkalẹ̀ so táìmù ní òsì ní ọgbà yàn gbogbo tó jọmọ́ ọ̀rọ̀ mss àti sọ́rí so ẹ̀há ọ̀rọ̀ pé ẹni tó bá lọ mọ́sálásí ẹ tún máa ah ọlọ́run ẹlẹ́kùn ẹbà ẹ̀sùn bá play lẹ́yìn náà ẹbà wà play lẹ́yìn náà ọ̀yẹ́ ìdájọ́ ńláńláńlá bí ká yọyàn kú ní ìsìláàmù pò pé ó ti di kékeré a sì dára sí. Naam. So, ẹ̀rọ ẹ̀tún bá tún plé lẹ́kẹ̀ẹ́sì. Ẹ̀rọ ẹ̀tún bá tún plé lẹ́kẹ̀ẹ́sì. Ọlọ́bẹ̀lú mẹ́rin ní ìsìn lórí ìdájọ́ ẹ̀sìn yóò máa dá sọ. Ọmọ ikí ọmọ 3041, ìdájọ́ ńláńláńlá bí ká máa yọyàn kú ní ìsìláàmù pò pé ó ti di kékeré a sì rò ní tèmọ̀ dára sí tọ́ òun láti gbọ́ yóò so ọ̀rọ̀ lágbọ́ yóò tọ́ àwọn ọmọ kéèkèé so àwọn ọmọ 31 àwọn ọmọ 31 41 tọ́ wallahul musta'an so wallahul musta'an ṣẹ́rí nínú àwọn nǹkan tẹ́mi tó ṣàkíyèsí tẹ́mi ń fásikò yí pé Dr. Fadil ṣàkíyèsí sí òun náà ni kíyàn máa gbé àwọn èèyàn sórí májẹ̀mú téèyàn gbéra rẹ̀ sí àmájẹ̀mú táwọn èèyàn gbéyàn sí gangan so májẹ̀mú téèyàn gbé táwọn èèyàn gbé wọn sí so táwọn gangan náà sì gbéra wọn sí bóòlọ ma 31 41 so tí ń wá mà láti jọ́ yìí so bóò ni ó sì ṣe kíni bóò ni ó sì jẹ́ ọmọ kékeré eh

so ìyẹn tí ẹwà kọ́ ni point point wá ni pé yóò kọ́ máa pè yá ń kéfè rí pò ó sì rí inú mọ́sálásí ṣe rí nǹkan tí wọ́n sọ yìí in tó ń sọ yìí in tó jọrú rẹ̀ so ìkannú àwọn ògbóǹtarìgì ń bídá àwọn náà tó jọmọ́ bẹ̀ kódà yẹn tẹ̀lera wọn báyìí ní bá ká ní wọ́n jẹ́ ó play so ká ní wọ́n jẹ́ díẹ̀ sí ni so kò bá já síbi tó ń bídà yẹn náà ti ń sọ tiẹ̀ so ní pé ṣé kí wá ní àǹfàní òsúlù sàlátà táǹkọ́ kí láǹfàní ẹ̀ kí ló kọ̀dọ̀ kọ̀wáìdì lárùbà táǹkọ́ kí láǹfàní na wákìdìrì islam so kí láǹfàní kitabu tawhid kí láǹfàní kashfu shubuhat kashfu shubuhat kí láǹfààní rẹ̀ tí bàbá ń sọ ń bẹ̀ èèyàn mọ̀ kírun wọ́n mọ̀ ìjọsìn báyìí so kí láǹfààní pé àwọn à ń ka pé àwọn kufar Quraysh wọ́n mọ̀ ń ṣe wọ́n mọ̀ ń ìjọsìn ẹjì ọ̀rọ̀ ẹ́ but Muhammad ibn Abdul Wahhab tí wọ́n fi ń rẹ̀ wá lórí káàmà pàápàá tawhid káàmà pàápàá tawhid pé a ah, ara o so ó túnmọ̀ pẹ́ni ta wá rí ẹlẹ́kùn ẹni ta rí tó so bàbá káúlà mọ́rùn òǹkà oríṣìíríṣìí ó so so orí ó gbogbo ẹ̀ so ó tún wá jẹ́ sọwárí masalasi torí pà àárín kínkínà ní pẹ̀lú ní kèfèrí àbí kí ni yóò bá mọ̀ ṣe ní èyàn fẹ́ dì sáàmù àwọn èyàn pátápátá lélẹ̀ èyàn fẹ́ sàwọn èyàn dídé kú mágo so èyàn fẹ́ sàwọn èyàn dídé dẹmú rẹ̀ tí wọn ò ní ní gírọ̀ so kò ní ìdílé kéèyàn dúẹ̀ lórí àwọn nǹkan so but gbogbo àwọn nǹkan tẹ́yàn ti mú ìwọ tó tó ń wá máa tó sì fẹ́ wà lórí manhaj òdodo so kí ni tó tún fẹ́ kí ni wọ́n tún fi hàn kó tó gba òdodo kí ni wọ́n tún fi hàn kó tó gba òdodo pé ah irú ní báyìí ó yẹ kí èèyàn jìnà sí ni tí ó fi túbá tí ó fi yí gbogbo ọ̀nà rẹ̀ padà tí ó wà bẹ̀rẹ̀ sí ń sọ ọ̀rọ̀ òdodo àti dìde bí ẹ̀ náà oríṣiríṣi àwọn tíra tí bàbá máa ń kóòtì láti bẹ̀ tíra àwọn Ikhwani tíra àwọn ẹlòmí àbí mọ́ kóta àwọn ẹlòmí so ilé ìjẹbó sì jẹ́ lábàlá yẹn ẹni tí ó bá gbòdodo so kafahu qalil so ẹni tí ó bá sì ní gbòdodo ẹ bá gbé gbogbo ayé síwájú rẹ̀ báyìí wa in yaraw kulla ayatan so kúlà kórí gbogbo àmì báyìí kò ní gbàgbọ́ so kí ẹ má jẹni tó yí pé against rẹ̀ tí ò ní jẹ́ so kí ẹ bẹ̀rù so kíyàn bàbára almanhajjú salafi kíyàn gbìyànjú láti dìfẹ́ndẹ̀ láti wá ma ń pa rẹ̀ so kíyàn bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tíra súnnà àtàwọn àlàyé rẹ̀ látọ̀dọ̀ àwọn olùmọ̀ den àwọn tíra táwọn olùmọ̀ kọ láti fi sàlàyé almanhajjú salafi yálà àwọn bí wọ́n béèrè ni irú ìta dákọ fún wa àwọn jìnnáyà tó tamayọ àwọn tíra báyẹn yálà ni àwọn tíra rùdúdù náà àwọn tíra rùdúdù so wallahu a'lam وعلى آله وصحبه أجمعين سبحانك وحمدك شر الله إله إلا أنت أستغفرك وأتوب إليك